Unit 10 Listening Comprehension. Listen to the following passage and answer the questions that follow. ọ̀pọ̀lọpọ̀ ìdí ni ó rọ̀ mọ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń fìdírẹmi nínú ìdánwò wọn. ọ̀gbẹ́ni adé adéwùsì ti yunifásitì ìbàdàn sọ pé tí ìjọba kò bá yanjú fòníkú fọ̀ládìde ètò ẹ̀kọ́ ní nàìjíríà bóyá ni ètò ẹ̀kọ́ wa kò ní wó pátápátá. Ó tẹ̀síwájú pé ìdaṣẹ́sílẹ̀ àwọn olùkọ́ ń ṣe àkóbá fún ètò ẹ̀kọ́. Èrò tí Bíọ́dún Fọlọ́runṣọ́ tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé girama kan ní àdúgbò Bódìjà ni pé owó ìwé ti wọ́n jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni kò rí owó láti jẹun kí a má ṣẹ̀ṣẹ̀ sọ ti ìwé rírà. Fúnmi Adéòtí tí ó jẹ́ oníṣòwò ní àdúgbò Adé-Ọ̀yọ́ sọ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni kì í ráyè kàwé lẹ́yìn tí wọ́n bá ti kúrò nílée wọn. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni ó ń ra aṣọ iléèwée wọn fúnrara wọn, ọ̀pọ̀ ló sì ń fẹ́ràn ìranù ṣíṣe. Eré ṣíṣe ti gba púpọ̀ nínú àkókò wọn tí ó fi jẹ́ pé àsìkò díẹ̀ ni wọ́n fi sílẹ̀ fún ìwé kíkà. Nígbà tí Káyọ̀dé Adéyínká tí ó jẹ́ atún-ọkọ̀-ṣe dá sí ọ̀rọ̀ yìí, ó sọ pé òbí mìíràn kì í fún ọmọ rẹ̀ láyè láti kàwé nílé nítorí iṣẹ́ ríran nítorí pé kò sí ọmọ ọ̀dọ̀ mọ́. Ẹni tí kò ní owó púpọ̀ kò lè gba ọmọ ọ̀dọ̀ láyé òde òní èrò Rónkẹ́ Jìnàdù ọmọ iléèwé gíga kan ní Bódìjà Ìbàdàn ni pé tí ìjọba bá lè máa ṣètò ìrànlọ́wọ́ owó fún àwọn akẹ́kọ̀ọ́ nígbàkigbà èyí yóò ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti gbájúmọ́ ẹ̀kọ́ wọn. Yorùbá bò wọ́n ní ọ̀rọ̀ wèrè ló máa ń yàtọ̀, gẹ́gẹ́ ni tọlọ́gbọ́n ń ṣe. Ìdí nìyí tí Shina Kareem òṣìṣẹ́ kan ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe sìgá sọ pé ọ̀pọ̀ olùkọ́ ni kò kúnjúwọ̀n èyí tí ó kúnjúwọ̀n gbà pé ènìyàn kì í ṣiṣẹ́ ọba làágùn ó tẹ̀síwájú pé ọjà títà ni ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ gúnlé nítorí owó oṣù wọn kò tó láti ná nítorí náà ni ó ṣe gba ìjọba nímọ̀ràn láti fi kún owó olùkọ́ Ẹ̀wẹ̀, ọmọ ilé ẹ̀kọ́ kan tí ó ní kí a fi orúkọ bò òun láṣìírí sọ pé tí àsìkò ìdánwò kò bá kù fẹ́rẹ́, òun kìí rí àyè láti kàwé nítorí pé iṣẹ́ kọ̀ǹdọ́kítọ̀ tàbí ọmọ ẹ̀yìn ọkọ̀ ni àbọ̀ṣe òun nítorí pé kò sí bàbá kò sí ìyá tí yóò tọ́jú òun. What are the major problems that inhibit academic progress of students in Nigeria based on this essay? Teachers' frequent strikes, students can't afford textbooks, students too playful, and many teachers are not qualified. What roles do some parents play in hindering the progress of their children's education? Some parents do not allow their children to spend time studying at home.